بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وله بعد السلام عليكم ورحمة الله وبركاته بتي atidala yidu níbi jiko ito koja una ni àwọn ẹ̀rí lórí àwọn الله léyìí tí a ń ṣe àlàyé fúnra wa lọ ibi tí a ti dánilú òun náà ni ẹ̀rí lórí al-ikhlas kí ni ẹ̀rí nínú Qur'an àti nínú sunna wípé la ilaha illallah tí èyàn sọ èyàn gbọdọ̀ ní ikhlas lórí rẹ̀ ẹ̀rí rẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tí ọlọ́run sọ nínú Qur'an ni pé ala eléyìí ń bẹnu suratul zumar aya ẹlẹ́kẹta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run bá ń sọ nínú suratul bajina aya ẹlẹ́kẹrin wípé wa ma umiru illa liya'budu allaha mukhlisina lahu dina hunafa'a Ọlọ́run ni wọn ò pa wọ́n láṣẹ kankan tí bá ń ṣe wípé kí wọ́n gbogbo nǹkan tí ẹ bá ń ṣe tó jẹ́ ìjọsìn èyàn kírun ni èyàn wá ni èyàn ń gbáwẹ̀ ni èyàn yọ zaka ni èyàn ṣe sọ́dákọ̀ ni èyàn ran àwọn èyàn lọ́wọ́ ni léyìí tó ń jẹ́ ìjọsìn fún Ọlọ́run Ọba èyí tẹ́yìn bá ti ń ṣe tẹ́yìn bá ti ṣe ń torí Ọlọ́run Ọba nìkan wàláhì eléyìn kọ́ kò Ọlọ́run Ọba ò ní tẹ́wọ́gbà ìtumọ̀ ní wípé èyàn wà sincere níbi nǹkan tẹ́yàn ṣe as'adu an-nas bi shafa'ati ya man qala ẹ̀yẹn tí inú rẹ̀ ó dùn jù pẹ̀lú shafa'a pẹ̀lú ìṣìpẹ̀ ìmí annabi sallallahu alaihi wasallam olè tó bá ń sọ la ilaha illallah tó bá wí gbólóhùn la ilaha illallah khalisan min qalbihi ó wá ń wí tó sì mọ́ láti inú ọkàn rẹ̀ ó ń wí ọ̀rọ̀ àbí nínú riwaya min nafsihi láti inú ẹ̀mí rẹ̀ وفي الصحيح عن عتبان بن مالك يجبنا لا تدعو عتبان بن مالك أني النبي صلى الله عليه وسلم سبحانه إن الله حبرم على النار dájúdájú ọlọ́ọ̀bá ti ṣe iná ní èwọ̀ a fún ẹni tó ṣe pé man qala la ilaha illallah èyàn tí bá ń wí gbólóhùn la ilaha illallah tí ń ṣiṣẹ́ tó gbólóhùn la ilaha illallah tó ní ìgbàgbọ́ la ilaha illallah yabtaghi bi dhalika wajha Allah kò wá sí kẹkẹtẹ ni yìí fi ń wá la ilaha illallah ojú rere ọlọ́ọ̀bà nìkan ní fi ń wá ojú rere ọlọ́ọ̀bà nìkan ní fi ń wá kò fi wá kankan mí tó jù bá lọ wàlì nìsáyì fi liyawmi wal layla imam nìsáyì wọn wà nínú tíra wọn tàbí ní aliyawmi wal layla nínú hadith àwọn kòrò méjì nínú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam tán kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo àyàfi Allah wahdahu òun nìkan ṣoṣo ni la sharika lahu kò ní orogún kò ní amúgbámẹ́gbẹ́ kan lahul mulku ọlọ́ọ̀bá lọba tó ní ìkápá gbogbo ayé àti gbogbo nǹkan tún ti ń bẹ walahul hamdu òun ni gbogbo ọpẹ́ tọ́ sí wa huwa ala kulli shay'in qadir ọlọ́ọ̀bá ó wá wí ọ̀rọ̀ yìí jáde tí ọkàn rẹ̀ dẹ̀ má lórí ọ̀rọ̀ tí wúyẹ bí sídkín àwọ́ yóò sọ́dẹ̀ kò bí ha lìsánù ahán rẹ̀ in ṣe lódòdó in ti bẹ nínú ọkàn rẹ̀ ẹnìkan ní ṣe lè ìlà fàtàkọ̀lọ́hù lẹ́hẹ̀sàmáà fàtkọ́n tí bá ṣe kí ọlọ́bà ó ṣi sámà kalẹ̀ ọlọ́bà ó fa sámà nínú àwọn tó wà lẹ́lẹ̀ wa haqqa li 'abdin nadhara ilayhi Allahu an yu'tiyahu su'alahu ó dẹ̀ ti di ẹ̀tọ́ lórí ẹni tọ́lọ̀ bàbá lè wò nírú wo bẹ́ẹ̀ kọlọ̀wọ̀ bá kò fún ní ìntínwá tọ́lọ̀ bàbá lè wò ẹ̀bẹ́ à ah, orí la ilaha illallah ó sì ní sincerity pẹ̀lú rẹ̀ ó wí ó dẹ̀ mọ́ láti inú ọkàrẹ́ pí ọlọ́ọ̀bá nìkan ló wí fún à ah, ọlọ́ọ̀bá ẹ̀rí lórí àsìkò kíyàn jẹ́ olódodo lórí tẹ́yàn sọ òun náà ni ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tọ́lọ̀ ní pé alif lam mim ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun ọlọ́run ni ṣé àwọn èèyàn rò wípé a fi wọ́n lẹ̀ nítorí pé wọ́n ní àwọn nígbàgbọ́ wa hum la yuftanun a wá ní dánwò ìtumọ̀ ni wípé walaqad fatanna alladhina min qablihim walaqad fatanna alladhina yìí kí lọ́lọ́mọ fi ń ṣe

ọlọ́ọ̀bá ní bẹ nínú àwọn èèyàn èèyàn tí ma ń sin ọlọ́ọ̀bá ó igun ní yóò dúó sí tí ni tí dáadáa bá dé bá yóò wọnú ẹ̀sìn tọ́nà bá fàdánwò kan yóò sálẹ̀ ọlọ́ni bí khasira dunya wal akhirah ó sófò ayé sófò alkiyama tí original òfò ó fi jẹ́ pé wallahi ó gúdọ̀ expect pé ó fẹ́ dúó dédé lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá ó ní rádẹ̀wò kọ̀ possible tálọ́bẹ̀ fi ti ẹjọ́ sáàlẹ̀bí Muhammad sallallahu alaihi wasallam fẹ́bí jọ ní ó dá ànábì rádẹ̀wò lórí pé kí ni in sọ fáwọn ya pé la ilaha qulu la ilaha illallah tuflihu ẹkẹ̀ sọ la ilaha illallah ẹ́sìlá ẹ́sọ orí rẹwàjú ọlọ́ọ̀bá sáàlẹ̀bí Musa ni ọ̀rádẹ̀wò ni lọ́wọ́ Fir'aun sáàlẹ̀bí Ibrahim ni ọ̀rádẹ̀wò ni lọ́wọ́ àwọn ẹlẹ́bọ ní tẹ́mù rẹ̀ ànábì Nuh alayhi salam sóòlò fẹ́ fi jọ ní sóòlò ọ̀rádẹ̀wò ni sọ ànábì ọlọ́ọ̀bá pẹ̀lú ìkẹyìn ọ̀kan nínú àwọn àdẹ́wò tí wọ́n fi dán àwọn ẹrú rẹ̀ wò ṣọ́lọ́wọ̀ dáhùn sàhábà wù ní tó bá fẹ́ rí ojú ọ̀nà wọn náà kọ́ ìwọ̀n náà mọ̀rẹ̀ tí àdẹ́wò àdẹ́wò yìí ni ó jẹ́ kí àṣírí òtú sáyé wí pé àá olódodo lẹ́ni bí wà láṣe dé tó wàláhì ó dúó sẹsìn lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá ní ilé ìbẹ̀ nínú suratul Ankabut ayà alákọ̀ọ́kọ́ sẹ́lẹ̀ kẹta gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ọlọ́run bá ń sọ nínú Qur'an wípé wa minan nasi man yaqulu amanna billahi wal yawmil akhir wama hum bi mukminin ọlọ́ ni bẹ nínú àwọn èèyàn èèyàn tó ló ma ké wallahi kódà nígbàgbọ́ nínú ọjọ́ ìkẹyìn ọlọ́ ni wama hum bi na ń pa wọn ò nígbàgbọ́ ẹwùn tọ́lọ̀bá wílẹ̀ ní Qur'an yukhadi'una Allaha walladhina amanu wọ́n ya bóyá wọn lè tan a ma tàbádọ́dọ̀ yá wallahi amanna billahi wa rasulihi àwọn nígbàgbọ́ ní ọlọ́ọ̀bá a nígbàgbọ́ nínú annabi wallahi a nígbàgbọ́ nínú yamar kiyama ọlọ́run ni wọ́n gbogbo àwọn fẹ́mà tàn ọlọ́wọ́ ọba àtàwọn tó wọ́n ti wọ́n pẹ́ àti scope ọlọ́wọ́ àti skópa àwọn mọ̀mí ní ọlọ́run ni wọ́n mọ̀ pé ẹ̀yìn tẹ́ra yí fi qulubihim maradun ọlọ́run àìsàn bẹ nínú ọkàn rẹ̀ ni àìsàn bẹ nínú ọkàn wọn fazadahumullahu maradan ọlọ́ọ̀bá tún ìyà ẹlẹ́ta ilérò ìyà tó lé ń fún wọn nítorí pé wọ́n mọ́ ń pa ilé ìbẹ̀ nínú suratul Baqarah ayẹ̀lẹ́ ìkeje sẹ́lẹ̀ nínú súnnà orí hadith tí a nàbí sallallahu alaihi wasallam ti ń ṣe àlàyé fún wa wípé erébẹ̀ nínú sahih bukhari àti muslim láti ọ̀dọ̀ eh, sahabiyun jalilun mu'adhin jabal mu'adhama eh, jabal ìkanúnà sahaba nabi ne sallallahu alaihi wasallam ó ní ó gba ìgbàwọ́ láti ọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam wípé ma min ahadin kò sí ẹni kankan yashhadu an la ilaha illallah tí ó mọ̀ jẹ́rìí wípé la ilaha illallah wa anna muhammadan rasulullah tí ó tún máa jẹ́rìí pé muhammadu òjíṣẹ́ Ọlọ́run bá ní o sadiqan min qalbihi ó wá jẹ́ olódodo ní láti inú ọkàn rẹ̀ in tí ń sọ yíò ó ń sọ tòdodo tòdodo illa haramahu Allahu ala an-nar tí ìbá yí ṣe wípé ọlọ́ọ̀bá ó èrí kíyàn nífẹ̀ẹ́ tẹ́yàn sọ àti kíyàn nífẹ̀ẹ́ sí ọlọ́ọba ó ní ọ̀rọ̀ ọlọ́ọba yí pé wa minan nasi man yattakhidhu min dunillahi andadan ọlọ́ni bẹ nínú àwọn èèyàn èyàn tó ṣe pé ó mú mọ́ ọlọ́ọba àwọn orogún yuhibbunahum ka hubbillah ó wá nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí ṣe nífẹ̀ẹ́ ọlọ́ọba ló wà báyìí tí tí àwọn kíní ẹ̀ bá àwọn ẹlẹ́bọ́ nífẹ̀ẹ́ àwọn òòsà wọn gẹ́gẹ́ bọ́ ṣe nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá àwọn èèyàn tó ń kílèmù Islam lè ní àwọn nífẹ̀ẹ́ nǹkan ní ju ọlọ́ọ̀bá náà wọ́n náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó bá ní tó bá fix match tó bá ní pé bọ́ọ̀lù kan bẹ̀rù láti 6 ọmọ mọ́ bá fix is bẹ́bí 645 Champions League ń bẹ 645 wọ́n kọ́kọ́ gbá kan wọ́n gbà 745 wọ́n tún gbá mi wọ́ bí 9 báyẹn wọ́n tún lè fi mí sí 9 10 ọdẹ ní triple show ní owó di 12 ìrún bẹ ìrún mọ́gírìbù bẹ láàrin bẹ́ o ìrún iṣẹ́ ń bẹ o wọ́n ti ti lè bá wọn fíìtì bẹ́ bí Premier League sí bí 4 ìtúwẹ̀ ní pé kò ní kí asiri kò ní kí mọ́gírìbù kò ní kí ìṣà kí nìdí kò fẹ́ ní sí first half kò fẹ́ kọ́dẹ̀ lómi yóò ti mọ́ bọ́ọ̀lù láti gbọ́tọ̀ bá ti ń ṣe polówó báyìí bá ṣe ń tò wọlé bá ṣe ń ṣe kíní tán ṣe gbogbo ẹ̀ ẹ̀kọ̀kan yóò mọ̀ wọ́ àmọ́ kò lè ṣe pé kí mọ́ fi jẹ́ kàfikíun ẹlòmí o mọ̀ kánjú ní mọ́sí láti bọ̀ wọ́pẹ́ sọ fàdílé wọ́n fi chéènì wọ́n fi wọ́ wá sí mọ́sílásí ni sáàdì kéhun ni ah, kí ni ìgbà wọ́n tó bá tó kéhun náà bá lò ṣẹ́jú mẹ́jọ bá lò ṣẹ́jú mẹ́wàá wàhálà dé ẹ̀rùn wọ́n ti bá ń pẹ́jù ní mọ́sílásí yẹ̀mí ò ní kéhun bẹ́ẹ̀ mọ́ àmú ní ló 4 hours ó sàwọn tí yóò wọ́n tó sàwọn ní òkú ẹ̀ ní ó sàwọn mọ́sílásí ó sàwọn tí fúṣò ó wà wó owó ó sì níwá kéhun ó jẹ́ ìsìn lọ́wọ́ bá wọ́n ló ni ni ò jẹ́ kí ni afá ìwọ gẹ́gẹ́ lọ dára ìkánà wọn tí ò jẹ́ kí Nàìjíríà dá ìwọ́n mẹ́nu wọn tí àwọn nǹkan tí ó mọ jẹ́ kí ìbínú ọlọ́ọ̀bá mọ́ sọ̀kalẹ̀ yẹn o rẹ̀ ju Ọlọ́run ọba àti ju ànábì rẹ̀ lọ ní sallallahu alaihi wasallam ló jẹ́ kó o lè fi ti ìrúnlẹ̀ ó kọ́kọ́ wá lọ wo bọ́ọ̀lù náà wíwà dalẹ́ bí 12 ẹ̀lú wíwà sáré jẹ́nẹ́jẹ́nẹ́ irúlé alàalàalàalà yóò kẹta gbogbo ẹ̀sẹ́ mi ọ̀rọ̀ ni wí yóò ní ìwọ̀n àkíkọ̀ ní jọlọ́ ọba lójú subhanallah كانوا على أتقى قلب رجل من واحد منكم ما زاد ذلك في ملك شيئا ọlọ́run ni ẹ̀yin ẹrú mi tí ẹ̀yin ẹ̀yin àlìjẹ̀nà yín àkọ́kọ́ yín ìgbẹ̀yìn yín gbogbo yín ọkàn yín wádà gẹ́gẹ́ bí ọkàn yẹn títí gbogbo ilẹ̀ bẹ̀rù ọlọ́ọ̀bá tẹ́yẹnyẹ bí ọkàn yẹn tí fi ń bẹ̀rù ọlọ́ọ̀bá jù ọlọ́run ni ma zada dhalika fi mulki shay'an kò lè kẹ́kẹ́kù nínú ọlẹ́ tí àkọ́kọ́ yín ìkejì yín èyàn yín àlìjẹnú yín gbogbo yín ṣeìtọ́n ma na kasa zalika fi mulki shay'an kò dín kẹkẹkù nínú ọlẹ́ ìmì ọlọ́ọba alẹ́mí ma ń rọ̀bí àwọn ta ní káwà kí ìjọsìn ọlọ́ọba ìmọ̀ tẹ̀lé súnnà yìí ó rọ̀bí àtọ́ ma ti ń ṣe bí ti ọba tó

wọ́n lè ṣe gbogbo láti fẹ́ láwọ́ sáwọn àbí irú fẹ́ gẹ́gẹ́ bí 50-50 náà ní pẹ̀lú ọlọ́ọ̀bá ọlọ́run ní pẹ̀lẹ́ bọ ni wọ́n ipọ́n ti mú àwọn kìíní ní orogún pẹ̀lú ọlọ́ọ̀bá kí ló dé wọ́n fi ìfẹ́ wọn wọ́n fi ṣe dédé fẹ́ ọlọ́ọ̀bá lè ní àwọn èèyàn wá nífẹ̀ẹ́ nǹkan mí ju ọlọ́ọ̀bá lọ táàlùmí bá jòkó sínú ilé tájòkó ti títí fíìmù inú Ramadan zuri ń báwọn èèyàn bẹ̀ asiri ń báwọn èèyàn bẹ̀ magrib àti ṣáì ń báwọn èèyàn bẹ̀ because títí fíìmù yẹ gùn korea film ní agbùdọ̀ wó tán kò ní dùn mọ́ tàbá ti gé wọ́n sì máa gbọ́ allahu akbar mu'adhdhin ń pariwo hayya ala salah hayya ala falah ẹmọ bọ̀ wáyé wá kíhùn ẹwà sóríire tó bá ya ó wà ní pé ò sóríire ah, àwọn ayé ní lé mi o ayé kò ní lé wọ́gá ayé àwọn ibi ti là náà kéèkéé só lọ ní ó lọ́nà fẹ́yà subhanallah so ó dọ̀ wa gan wallahi wallahi wallahi ẹ jẹ́ ká mújútó kìíní kíyẹ nífẹ́ nǹkan gẹ́gẹ́ bó ṣe nífẹ́ Ọlọ́run Ọba àbí kó tẹ̀ wá ju ìfẹ́ Ọlọ́run Ọba lọ ah àbí kó ju ìfẹ́ Ànábì lọ sallallahu alaihi wasallam ẹ ká tó fún alápẹ̀rẹ̀ ìfẹ́ títí Ànábì sallallahu alaihi wasallam wọ́n kẹ́ sọ èyí tó clear jù ní kí annabi ma múra báyìí sallallahu alaihi wasallam ẹlẹ́mí bí lífẹ́ ìmúra yẹ olùkó olùk barbaric kò jọ bí kò wà civilized kò lájú àmọ́ lè múra bí Michael Jackson ó lè múra bí Naira Marley ẹwà òyẹ́ ṣe di wèrè ẹwà sàbábù wa bá ṣe di wèrè tán di ohun káàkiri tán di ohun àjàkólòkòlò tẹba wọlé ẹlòmí blues ni gbogbo lè báyìí blue ni yóò tó fi kí ni mọ́fìlà tó fẹ́ kọ́bì kan aṣọ ẹlòmí blue ni kódà pọ́ọ̀tù ẹlòmí fẹ́ jẹ́ blue ibi tó fẹ́rẹ̀ Chelsea dé ẹlòmí mercy ni gbogbo lé ayé rẹ̀ kódà àwọn ẹlòmí fẹ́rẹ̀ mercy ju ànẹ́bì lọ́sẹ̀ wallahi àní Messi bọ́ oníbọ́ọ̀lù kèfèrí ẹ̀yẹ tí ó yẹ kó fẹ́rẹ̀ gan aslan because kèfèrí ni ó tún wá nífẹ̀ẹ́ ju ànẹ́bì lọ ah subhanallah ah ọlọ́ọ̀bá dákùsánúwa kọlọ̀n sànúwà àwọn ọ̀rọ̀ yìí wàláhì tí ìbá ń rò ó yẹ kó mímọ̀ bọ́ lójú ìyẹn ni kọlọ̀bà kó sànúwà ní ọlọ̀bà dákùn mọ́ pàwárẹ́ pẹ̀lú nǹkan tí àwọn òpó nínú àwọn èèyàn wa tí wọ́n ń ṣe because àwọn kìíní wàláhì ó tó kọlọ̀bà kó pa gbogbo dànù àbí ọlọ́bà kó sẹ́wà kù pẹ̀lú àánú rẹ̀ kó má fi bínú rẹ̀ pàwárẹ́ ọlọ́wà ń sọ wọ́n fẹ́ràn àwọn òsà wá lọ àmáwọn tán jẹ́ àwọn olùgbàgbọ́ òdodo wọ́n nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá gẹ́ ṣe lásìlẹ̀ ògbóyá ṣe àgbòbí ó rọrùn kíyẹ lè fi ẹ̀mí ara àyẹ́ lẹ̀ sójú ọ̀nà ọlọ́ọ̀bá ni ẹwà àwọn sàhábà náà ìfẹ́ ọlọ́ọ̀bá ló lágbára débẹ̀ ìfẹ́ tí wọ́n ní fún àwọn fúbọ́là yìí nìsín yẹn tó ní fáwọn musicians yẹn àwọn ọ̀daràn yẹn ó ní irú ìfẹ́ tó lágbára jù bẹ́ẹ̀ lọ làwọn ní fọ́lọ́ọ̀bá tàbí sallallahu alaihi wasallam wo ogun Badr lásán ogun alákọ̀ọ́kọ́ gbogbo alákọ̀ọ́kọ́ náà táwọn musulmi jà pẹ̀lú àwọn kèfèrí àwọn musulmi 313 gbére àtàwọn kèfèrí tó súnmọ́ 1000 ọmọ ẹmà wọ́n mọ̀ pé tọ́ ó súnmọ́ káwọn ló kún bí ní sí ẹ̀tù wọ́n ati nítorí ìfẹ́ Ọlọ́run ọba àti fí wasallam Eh, pàtí ẹ̀kíníkan pàtí kan ṣẹlẹ̀ Ọlámídé ń bọ̀ wá lọ́rin àti Wizkid wọ́n gbé Beyoncé bọ̀ wá ibi ó kún pa yóò fàyà ni ẹnìkan sọ rígbà ẹ̀ tí ìgbà tí ẹnìkan mi nídàkọ̀ ẹni ó wá sí lọ rígbà ẹ̀ àwọn yóò pọ̀ mẹ́ gan ẹni à ń Ah. mi ò ní débi tó ẹkọ́ bí a Saudi ni o ẹmọ̀ ó líkẹ̀ mọ́ǹkẹ̀ bí ẹ̀sìn wíkẹ́ ọba Saudi bí ẹ̀sìn òun ò lè débi láyé àmọ́lágbájá ń bọ̀ àbí níbo àjọ débẹ̀ ni kódà kójọ máa rọ yìnyìn kó máa rọ náà àjọ lọ́bẹ̀ ni wòrú ìfẹ́ tí wọ́n náà ní sáwọn nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́ ọba yẹn irú ìfẹ́ ẹ̀ṣọ́ ní fọ́lọ́ọba tó lè dúró fọ́lọ́ọba fún ṣẹ́jú márùn tó ti númọ̀ kùn sínú ohun tó lè jòkó níbi tó lè kí ló dé tó fi bízì pẹ̀lú àwọn nǹkan ayé ó lè lo 2 hours ọlọ́lọ́ ma dúbà hours ẹlòmí ló ń bíṣẹ́ àmọ́kẹ́ lómi lo 5 minutes kúkà fi ka Kùránì kò lè ṣe ìjẹ́ onífẹ́ ọlọ́ọ̀bá ànẹ́bì rẹ̀ lóòtọ́ wọ́n náà mọ́ bí rẹ̀ nínú ọkàn rẹ̀ kò nídìí wa so ẹwà mùsùlùmí o ọlọ́ọ̀bá tó wá ẹlẹ́bẹ̀ nínú sọ́tùl bákọ́rọ̀ àyà 165 ọlọ́run ni yá ayyuhal ladhina amanu ọlọ́run mọ́ pẹ̀lú olùgbàgbọ́ òdodo man yartadda minkum an dinihi èyàn tó bá lọ́wọ́ òṣẹ̀sì mọ́ tó bá lọ ti súnrùn ẹwọ wàlá yí pọ̀ èmi ò ṣe mọ́ fa sawfa ya'ti Allahu bi qawmin ọlọ́run lọ́wọ́ mú àwọn ìjọ míì wá yuhibbuhum ọlọ́run lọ́wọ́ fẹ́ràn wọn wa yuhibbuna àwọn kò fẹ́ràn ọlọ́wọ́ bá ṣe adílẹ̀tìn alẹ́lmùkminin àwọn ilé ìwọ̀n rẹ̀ra wọn lẹ̀ fún àwọn mọ̀mẹ̀lẹ́ àìzàtìn alẹ́lkẹfẹ́rin wọ́n lè lórí àwọn kẹfẹ́rí ọlọ́run ni yujahiduna fi sabilillah wọ́n ma jagun sójú ọ̀nà ọlọ́run ọba wala yakhafuna lawmata la'imin wọ́n ní bẹ̀rù ẹnu àwọn búnibúni ẹmọ búwa 54 àwọn aya yìí ó jẹ́ àwọn aya tí mùsùlùmí tó bá gbádùn tí ma ronú sí tí ma wà náà rẹ̀ níyìí ọlọ́run dákun jẹ́ kémi náà wà náà wàdẹ̀lílùl àtìkẹyà wàdẹ̀lílùl okay wà mínà súnnà ẹ̀rí nínú súnnà ni hadith orin lẹ̀ nínú sahih láti ọ̀dọ̀ Anas bin Malik radiyallahu anhu eléyìn láfi dófútẹ́ ni inṣáàlá tó ni fihi àwọn kan mẹ́ta wo ẹ̀mí ara rẹ̀ dada tó bá láwọn kan yíò àwọn kan mẹ́ta kan bẹ man kunna táwọn kan ibá ń bẹ lára wọn hanabini wajada halawata al-iman yóò tẹ́sì adùn ìnígbàgbọ́ ọkọ̀ ẹ̀hùn àwọn olùmí ò mọ̀ wípé wallahi ìnígbàgbọ́ ní adùn kan iman ó ní adùn kan tó ṣe pé kò sí adùn tó dùn tó láyé níbi tẹ́mí àfimọ́ sọ tó bá fẹ́ mọ̀ hálù ara hálù ẹ̀mí èèyàn nínú aljanna wo hálù ẹ̀mí ara rẹ nínú ara rẹ so ní adùn ìnígbàgbọ́ yẹn ibi tẹ́mí yà ó ní pé ìgbàtán fi àjẹ́ ní táìmù rẹ̀ nítorí súnnà náà ni ẹ̀wọ̀n ní lọ́jọ́ lẹ́mẹ̀wàá wọ́n mú lọ sẹ́wọ̀n wọ́n tún mú jáde ẹ̀wọ̀n ní ó ní aljanna mi ọkà mi ní bẹ̀ ọmọ fagidigba ó ní tẹbá fi mí sínú ẹ̀wọ̀n ìrìbì so kò because iman yẹn bẹ nínú ọkà rẹ̀ so yẹn mọ́ tí sí halawatul iman ìnígbàgbọ́ ní adùn kan wọ́n tó bá gbọ́n sí náà láti jọ ìfò tí ẹ̀ tẹ́sì adùn ìnígbàgbọ́ yìí à wò kan nínú mẹ́ta tàtà sọ yìí ẹmọ̀ wò Ànábì ni àkọ́kọ́ ni pé an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma àkọ́kọ́ ni kó jẹ́ pé Ọlọ́hun

ó wá fẹ́rẹ̀ rẹ̀ fún kankan àyàfi torí Ọlọ́run Ọba àfáì gbogbo ẹ̀ tó bá fẹ́rẹ̀ tí ẹ̀ ìtorí Ọlọ́run Ọba òfin fẹ́rẹ̀ wọn tó pé ah, àfá àjọwọ̀ ah, àfá ìgbìyànjú lórí ẹ̀sìn mo wá fẹ́rẹ̀ wọn torí Ọlọ́run kí wọ́n kúrì ra ipé kí ní kẹfẹ́ rí kó kórìíra pé mi kọ́lọ̀ ìkémiwádìí kèfèrí gẹ́gẹ́ bó ṣe kórìíra kan mú ọkàn náwọ́ sọ sínú náà àwọn kẹmẹ́ta yíò èyàn tí bá ń bẹ lára rẹ̀ wájádà bihinna halawatal iman yóò rí látara bẹ́ẹ̀ adùn ìnígbàgbọ́ an bí Allah subhanahu wa ta'ala kọ́nà wà lọ́wọ́ wa kó jẹ́ ká lè dúró ṣinṣin lórí rẹ̀ kó mọ́ ṣe wá lẹ́ni tí ó máa lọ tí ó máa bọ̀ ju Ọlọ́run ọba tàbí rẹ̀ lọ kọlọ̀bà kó sàánúwà kó jẹ́ kó jẹ́ ìfẹ́ ọlọ́ọ̀bà kó ga ìfẹ́ ànẹ́bì rẹ̀ kó ga lọ́kànwà tán bá sọ fún ẹgbẹ́ business tó ń ṣe kíníkan millions wọ́n ni wọ́n ti scam rẹ̀ kíníkan millions kó lákàntì rẹ̀ hey o lè dákú torí fẹ́ kò tí yẹ báyìí àmọ́ tó bá sọ kíníkan níbi ẹ̀sìn ọlọ́ọ̀bà tán bá ní pé afá bóyá ó báyìí pé okay sẹ́yìn nìkan ní sókù ní ẹjáwó mẹ́dì ara dákù ẹjáwó mẹ́dì ara so hada wa sallallahu ala'uwa ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa sahabihi wasallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh